bàbá mi mo ní ọ̀rẹ́ kan. ìyẹn dára o ta ni ọ̀rẹ́ rẹ. orúkọ rẹ̀ ni Lánre. ta ni bàbá Lánre. ọ̀jọ̀gbọ́n Ọ̀ṣundáìrin ni bàbá Lánre.